Unit 14, Dialogue 2. Kimberly is more interested in hearing about Brazil from Adiola, so the conversation continues. Jọ̀wọ́, sọ fún mi nípa Brazil sí. Ní Brazil, o máa rí àwọn kan tí wọ́n tó ń sọ Yorùbá tí à ń pè ní Nago. Lóòótọ́. Bẹ́ẹ̀ ni, àwọn babaláwo gan náà wà ní Brazil. Kí ni babaláwo ń ṣe ní Brazil? àwọn ni wọ́n ń kọ́ àwọn tí wọ́n fẹ́ sin Ifá ṣebí àwọn babaláwo náà wà ní orílẹ̀ Amẹ́ríkà ní Florida California New York àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. mo mọ̀ pé wọ́n wà ní orílẹ̀ Amẹ́ríkà ṣùgbọ́n mi ò mọ̀ pé wọ́n tún wà ní ìlú Brazil. wọ́n pọ̀ níbẹ̀. yàtọ̀ sí ẹ̀sìn Yorùbá irú àwọn ẹ̀sìn wo ló tún wà ní Brazil. kò sí ẹ̀sìn tí kò ṣàìsí ní Brazil àwọn aládùúrà wà níbẹ̀ àwọn ìjọ onítẹ̀bọmi wà níbẹ̀ àgàgà àwọn ìjọ àgùdà àwọn ìjọ àgùdà ló pọ̀ jù mo mọ̀ pé àwọn mùsùlùmí náà wà ní Brazil ẹlẹ́sìn oríṣiríṣi ló kún ìlú Brazil. pẹ̀lú gbogbo nǹkan tí o sọ yìí inú mi máa dùn láti lọ sí Brazil pẹ̀lú àwọn ẹbí mi. ọ̀sẹ̀ mélòó ni ẹ máa lò níbẹ̀? ọ̀sẹ̀ mẹ́rin. ẹ máa ní àyè láti rí oríṣiríṣi ìlú ní Brazil rí wípé ẹ lọ sí Rio, São Paulo, Bahia àti Belém ní ìhà àríwá sì tún rí i dájú wípé o lọ sí etí òkun o máa gbádùn orílẹ̀ Brazil ṣùgbọ́n ṣọ́ra ní Rio àti São Paulo nítorí pé ìlú tí ó léwu ni wọ́n. ó ṣe é màá